ìrìnlẹ̀ sí ìlànà ànábì Ibrahim ìlànà àdágbà Muhammad fọ́nà ń gbélé wà lọ́wọ́. Inna hadhihi ummatukum ummatan wahida. Ọlọ́run ọba ní ìjọ tí mo ṣe yìí. Ìgbọ́ ìlọ̀ kan tó lórí ọ̀kan náà lẹ́mọ̀ jẹ́ látàrí gbogbo. Wà á náà rọ́bùkú ń fa àgbòdó ní. Ọlọ́run ní bẹ́yẹ̀ Mùsùlùmí bá ń jọ kàkà sí ayé, èmi ọlọ́run ọba tẹ́ẹ̀sì náà, ọ̀kan tó tó ní ní èkè sí mẹ́ta lọ́kan. لنظرنا بعمق النظر بعيوننا أيها المسلمون إلى هذا الدين. Àwọn Mùsùlùmí òdodo bàbá wá fi ojú inú tàbá fi wo ẹ̀sìn táwà ìdádẹ̀ sí Islam. Nàìjídò dínà kẹrin wọ dínà sàádẹ̀ tí ó. A rí pé ẹ̀fì orí ẹ̀sìn ẹ̀jẹ́ ìwọ́lọ́run ẹgbàwẹ̀ bọ́lọ́run. Ẹ̀wà fi lè ilé yà. Ẹ̀tọ́ náà bí lọ́pẹ̀jọ́ bọ́lọ́run. Ó mọ̀ bá rí ọ̀lẹ́ ti kọ́dù bí wà náà lóòkó mẹ́rin tó gbé láàmù tó láti jẹ́ ìyàwó ẹjọ́ ọlọ́run lẹ́yìn ìjọsìn

méjì ẹni tí ń ta kátàkárà kódà tí wo òfẹ́lú kan náà tí wọ́n tó máa ara jà tó wò ní ìjà Islam ló pọ̀ wá. Qulu Rasulu sallallahu alayhi wa sallam. Àníbi wọn máa máa ti jà bá ọlọ́pẹ́ mú sọ pé. Ìgbà yà á ní bil khiyar. Àníbi ní ṣòwòṣòwò méjì tó bá ti rọ́jú sàlàyé àléébù tí ń bẹnu ọjà fúnra wọn. Orí galọ́ ma fi bẹ ìhìmá. Owó ńlá ńlá ẹni ọ̀rà yóò jèrè bá fi àlékù ti bẹnu ọjà pamọ́ tán wá bẹ̀rẹ̀ sí ní parọ́. Máṣẹ̀kọ̀ ti bẹ̀rẹ̀ kẹtù bẹ̀ yìí. Akẹ́kùnlẹ̀ ni ọ́ta jẹ òní gbèrè náà yóò bá máa. Bimuntalaki hadha al-hadith Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ àdọ́dọ̀ àmà àpàtà àkàtàì. Nusawwiru jami'a láàrin ọkọ àti ìyàwó ní ṣíyàrẹ̀ láàrin aṣíwájú àtọmọ ẹ̀yìn ní rọ̀hìsù orùs láàrin olórí ìlú amáǹkúwá mọ́gà jí baálé baálé àtàwọn ọmọ ilé àlàáńtà sọ́ọ̀dìkù bí mọ́ amẹ́lẹ́dìkà mùkẹ́rẹ́gbẹ̀ ṣẹ̀fíkùn wọ́ra ó fún bí ọmọdé ìsìlọ́mìyà. Ìjẹ́ bí wọ́n ti já bá jú, tọ́ ọjọ́ bá ìgbéwọ̀ tó ti ẹ̀jẹ́ bá rí àtọkọ ìyàwó sọ láàánú ìyàwó rẹ̀ sẹ́yàwó náà láàánú ọkọ ọ̀láàmù ló sì kọ̀ rẹ̀. Tọ́ ìpín ẹlẹ́ẹ̀kẹta nínú náà yọ́nú pàtàkì láwùjọ. Láyé orí ìdúnṣàkọ̀rọ̀. Ìsìlámù ọ̀fẹ́ ká tó sí ولا المرض ولا المظلة والمسكنة يريد الله بكم العسر ولا يريد بكم العسر يريد الله بكم اليسر وخلق الإنسان ضعيفا torí ìkan ilébà táyé gbádùn wo fi gbá yín àmọ́dígbá tí mọ́ dá yín ọ̀ṣẹ́ ní gbogbo yín ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Yuridu Allahu bikumul khayra wa khuliqal insana ajula. Ọlọ́run ọba ní mọ́ dá gbogbo yín kó oore ni, mọ̀tọ́ ni mọ́ dá wáyé ó ní kí máa jẹ yíyà kẹ máa dààmú kí mọ́ fẹ́ rí ṣe kẹ owó kẹ máa kí mọ́ fẹ́ rí ṣe bẹ́ẹ̀ sọ̀wọ́ dẹ́gìrì kí mọ́ fẹ́ rí ṣe mọ́ fẹ́ kí gbogbo yóò jèrè ni àmọ́ ẹ̀ máa dúpẹ́ lábẹ́ òfin ọlọ́run ẹ̀sìn nígbàgbọ́ sí ni lẹ́fí ń sọ́ọ̀tì bẹ́ẹ̀ bá nígbàgbọ́ Bóòlù ó ṣe fún mi. Kéèfà tẹ́lẹ̀. Ẹwà aṣọ òlọ wọ̀. Kéèfà tó tẹ̀ ìmọ̀ ìyá lẹ́kì. Àwọn ọmọ lẹ́bìnrin àwọn ìyàwó rẹ̀ àtọmọ oúnjẹ orí ẹgbà tẹ́lẹ̀mù kéèfà tẹ́lẹ̀ ìhà. Bóòlù ó ṣe ṣùgbádùn tó fi jíjì rọ̀ tó ní lálàkànlá bóòlù ó ṣe sí. Kéèfà takúrò ìnsẹ́lẹ̀ kamilan mutma'innan qalbuhu. Bóòlù ó ṣe fẹ́ jẹ́ ìyà gidi tọ́kàn ẹ̀yọ́ balẹ̀ nínú ilé tẹ́kù tí ò ní ìsùrù lágbàgbọ́ ọmọ akátánú ilé kiri ìsìláàmù fẹ́ kọ́yàn bẹ́ẹ̀. لذلك صور القرآن الكريم آدابا كثيرة في الشخصيات. من حيث الطهارة. من حيث النظافة المنزلية. إذا ولذلك فرض الله علينا الغسل والوضوء والتيمم lọ́lọ́run ọba fi pàánà tẹ́lú ẹ̀sìn ìsìlámù pé ká máa wẹ̀ ká máa sàlùwàlá gbogbo òun bá wà kí sàlùwàlá gbogbo rẹ̀ gbogbo èèyàn fẹ́ mọ́ sí pàtù tẹ̀ sí èmọ́ ká tún máa wẹ̀ ká máa tẹ́lẹ̀ máa mú kàlìbà mọ́ ni. ọlọ́run tó ní ká máa yọ ẹnu nù bábá Kálá máa bí àtọpọlọ làákàyè, wọ́n bá bá sàrà lọ́nà tó ní àpòmí àárí kéré ọmọ tó ti kéré ọmọ tó ná ọlọ́run fọ́n máa fi àfún wa. Ọmọ ìlúkọ́ tó wọ́n ní fáàsọ ọlọ́gbọ́n jẹ́ náà bàtí. Máa bá tó wá ní Jẹ́nàbà ni, àtọ́bí ìfẹ́ pọ̀ ní, ayẹyẹ obìnrin fẹ́ nǹkan oṣù ní ọlọ́run fún ní àlọ́rẹ̀ ìwẹ̀ pé ara wa ló wúlò fún. Alkùránì kúrò. Alkùránì ìwé òfin ọlọ́run sọ pé. Wọ́n yá tánṣọ́nà sí ibẹ́tẹ́ nínú túnlé rẹ̀. Ọlọ́run nílò tọ́ mo ní ẹ̀sìn mi, àmọ́ ẹ̀tọ́ tọ́ bá yẹ ẹ̀tọ́ ìtọ́wọ́ yẹn kí ẹjà fún láyé ẹjà fún kí ẹkùn mọ́tò ẹmọ́gbọ̀nà tí ọ̀dáadé ọlọ́run yẹn sáré fún kẹ́ lówó ọkọ̀ ẹ̀fì fẹ́ ìlú gbogbo òwò tẹ́ bá rí pé bẹ́ẹ̀ ní láàrí ọ̀nà ní mọ̀ fara mọ́ kẹ́ ẹ̀ ṣe é. Ìṣẹ́ ìdá ń takú nọra ìsàn. Ìwọ náà gbìyànjú kó odò lórí tí a bá ń dùkú sí àmàlù àti káṣílẹ̀ ìwọ náà jáde odò. Ìṣẹ́ ìdá ń takú na gàníyàn. Gbìyànjú kó odò lówó tí a bá ti tẹ́lẹ̀ bàbá àti wọ́ọ̀fù wọn náà rọ̀bẹ̀ tí wọ́n wà kọ́ bá wọn wà. Wọ̀lọ́kín nítorí kí halọ́ọ̀lù. Ọmọ bọ́ owó yìí ọ̀nà àná àdítọ́lọ̀ ń faramọ́ ni ọlọ́. Wọ́lá زهرة الحياة الدنيا لنفسنهم فيه ورزق ربك خير وأبقى bí n bá wá ní kọ́ sáré àsìkí bí n bá ní kò gbìyànjú kò dòwèrè tí ó tó dáa pọ̀ mọ́wọ́ tàwọn tí wọ́n gbọ́dọ̀ bìrìbìrì lówó ní mọ́jọ ọkàn lójú mọ́wọ́ Ọlọ́run ẹ má pẹ̀bò sí lówó. Látàná gọ́sù wọ látàná jẹ́sù. Ọlọ́run ọba ní ẹ má tọpinpin ara yín bọ́ bá ti dá abẹ́nìká má kàrí ìfọ́gbà jẹ́. Ọkún tó ń rí àǹfọ́síkún mẹ́kọ́ wà náà. Ọlọ́run ní gbogbo yín ẹjọ́ mọ̀ ya ara yín papọ̀ ní kíbẹ̀ nìkan ọba yóò fún ẹnìkan ó dìde. Ibadallah. Ẹ̀rùsìn Ọlọ́run. Àmọ́ kí sọ̀rọ̀ ìlànà ìjọsìn fọ́lọ́hun lẹ̀ ó ní àti ọjọ́. Wọ́n máa ń tọwọ́ pẹ̀lú màámẹ́lẹ̀. Ẹni bá fi ìlànà ẹ̀tọ́ àwọn èèyàn lẹ̀ tí ó sì fọ́ báwọn èèyàn, ó ní àti ọjọ́. Wọ́n máa ń tọ́rọ kan sọ sí ìyọ̀tọ̀nà sẹ̀. Ẹni bá wá fi rán rẹ̀ lẹ́nà tó bá fi rẹ̀ ń ṣe kúse, ó ní àbọ́lọ́wọ́ fi jẹ́. Ìdáríkà Kùrán la tọ́tùlú àǹfúsọkùn. Lórí المحاسن إن الله يحب المحسنين عما الجنايات هو وجه حدود الله وأحكام الله لمن ظلم غيره jẹ́ ìdájọ́ ń bẹ. Àwọn akọ́dọ̀ àkọ́ rẹ́ìlìhì. Ẹni bá mú ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó mú wọ́n jẹ ìdájọ́ ń bẹ tí ó gbà. Àwọn olóbi ìṣẹ́rìkọ̀. Ẹni ó jáde ìdájọ́ ìyàjọ́ ìjẹ̀mẹ̀lọ́dọ̀. Olóbi ìzọ́nìyà. Ẹni ó tó sì máa tó fókí ọgbóbi obì ti ẹlẹ́ tó fún bóbi olóbi sùn mọ́ sí ẹ̀ ìyàjọ́ ìjẹ̀mẹ̀lẹ̀. Olóbi kọ́tọ̀lọ̀ ló sọ bèrè rẹ̀ hàtùn. Ẹni ó máa mọ̀ ọlẹ́mi ẹni ó tó jàmbá kú jàmá ìyàtọ̀ náà jẹ́ wà ní gbèsè. Mọ́ra jẹ́ alọ́lọ́wọ́ ìhòdúdà wà ìkúrò wà ní ti kọ́ọ̀lọ̀ ìnáà. Fọ́nà wá wò pé kí lọ́dọ́ tọ́lọ̀ ń gbé ìkìyà kalẹ̀, fáwọn tọ́bá ta fi máa ṣe kí lọ́dọ́ tọ́lọ̀ ń gbé ìdájọ́ kalẹ̀, èyí tó tọ́bá làkìtì kan bí á wá tí ń bẹ lọ́wọ́ àgbàlagbà tágbàlagbà á mọ́wọ́ ọlọ́run fẹ́ tágbàlagbà ó dúrẹ̀ fún mi ní kó ní òní. wàhápá ìmọ̀rọ̀ oṣù mi lọ́rọ̀ ìs. ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀dú bàbá àwọn ọmọ tí ń bẹ ń sàlẹ̀ sàlẹ̀ tí ń bẹ lọ́wọ́ olórí wọn ọlọ́run fẹ́ kó lórí náà jẹ̀ tọ́lẹ̀. wàlákin kánú alákin nà kánú àǹfúsàhùn yóò bẹ̀lẹ̀ mú. ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ èèyàn máa ń sàbòsí fún àwọn púpọ̀ wù. قال تعالى وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون. Ọlọ́run ní kí a ti mọ́ owó gbà àwọn èèyàn ńlá látàwọn tọ́bá rí ti tọ́bá lágbára ni. Èmi ọlọ́wọ́ ọgbọ́ ọ̀sàbòsí fún wọn àwọn fi lágbára o, eh. àwọn wá bí sọ́wọ́n sàbòsí fún àwọn ọ̀sọ̀rọ̀. Ọlọ́wọ́ ya múrù bí àdìlẹ̀ wọlé ẹ̀ṣẹ́ rẹ̀. Ọlọ́wọ́ ń pàṣẹ pé ká سبحانك اللهم تبارك اسمك وتعالى جدك ولا إله غيرك لا إله قبلك ولا إله بعدك ولا إله فوقك ولا إله دونك لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت هو على كل شيء قدير عباد الله فإن إخواننا في حج في الحجاج لا يزالون في منى منهم من ينتقل إلى مكة المكرمة ومنهم من يزور مدينة المنورة اكتمالا لأمرتي للأمرة ìfẹ́ ọmọ báadà alhajj ṣẹ́yìn hajji wọ́n kàtàmàl umrata ẹni ọba bá tẹ umrata ajúlá àti tẹ́tẹ̀ lọ ni wà ádá hajjahu yẹ́sẹ̀ ìpìlẹ̀ tawafil ìfàádà àwọn ọmọ apá ẹ̀mọ́ láti fi tawafil ìfàádà báyìí wọ́n tawafil wàdá àwọn ó ti fi tawafil dágbére láti máa bọ̀ àdó mustaqbilan ila ahlihi wa zawihi wọ́n bá ti fi tawafil ìjọ́mọ̀ wípò alé ni wọ́n máa dágbére àti máa bọ̀ àdó لبيك اللهم لبيك سبحان ربك رب العزة عما صفوا صفوا لله